المعروف والرسول صلوات ربي وسلامه عليه كان خير زوج لأزواجه ولا بد لنا أن نتأسى ونقتدي بهذا الرسول الكريم لذلك نقول قبل الخوض قبل الخوض أو قبل أن ندقق فيما تعلق بمسائل الخلق لا بد من بعض المقدمات لعل الله سبحانه وتعالى ينفونا بها جميعا ومن ذلك ما تعلق بالنشوز فالنشوز قد يكون من المرأة كما قد يكون من الرجل أيضا ألا وهو جفاء الرجل زوجته وعدم إعطائها جفاء الرجل زوجته وعدم رغبته في معاشرتها ومعصية المرأة لزوجها وعدم إعطائه حقوقه وقال فرما باتو سوان المسلمين أن ترى لكي كرات غرفان النبي صلى الله عليه وسلم أن ترى بانات بما جاك يفمقوا الله بارس لكم كي النبي وبارس لكم لاري أتي أوار لي النبي أتي الصحابة kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yìn rẹ̀ anúẹ́sìn mo ń fi àṣìkò náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala yóò mọ̀ sẹ́rìn létí ìbẹ̀rù rẹ̀ anítàkùnlọ ẹjẹ́ àjọkọ̀nù ọlọ́run a ń bẹ̀ kó sì jà wà nù ẹn tí ó pàyà rẹ̀ nípa yà tòótọ́ eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tó bá dídà sọ fún àwọn tó lọ sáájú wa ń bẹ̀ nínú ọ̀rà níkàṣẹ́ rẹ̀ kó jẹ́ wà ní àwọn tí ó bẹ̀rù rẹ̀ tí bẹ̀rù náà ó sin aláǹfààní láyé ń bí àti ní gbangba alìkíyàmà jama'a ní ìjẹjọ́ àmbárọ̀bọ̀ wípa wípé nínú déédé ọba dẹ́dà tó ṣe fún wa ó náà ni wípé ó gbé kí obìnrin ọ̀sọ̀pọ̀ ń fẹ́ kọ́yàwó òun kọ́kọ́ sọpọ̀ ń fẹ́ kọ́yàwó òun ó gbé agbára rẹ̀ sọ́wọ́ yìí kèése tí ń dùnnú kọ́dà kò sí tí ó tí ìfẹ́ dìfẹ̀lọ́pù núra rẹ̀ lórí sùúrù lórí dáadáa tí ń ṣe sọ́kọ rẹ̀ tọ́kọ́ sí sídàkejì sí bóòlò náà ṣe fẹ́ bọ́ nínú orú oko báyìí tí ó kó gbéyàwó di oko ẹrú fún a ní ọba dẹ́dà ó ṣe húlúrù náà lẹ́tọ̀ tí àwọn mẹ́jẹ̀mọ́ kaba ti pé ṣùgbọ́n nígbà tí àwọn àfà tí wọ́n mú definition rẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ mínẹ̀lì fòkọ̀ ha wọ́n ní àlìhúlúrù náà ni mufaraqatu rajuli zawjatahu ala malin kí ọkọ kó fìyàwó rẹ̀ lẹ̀ lórí pé yóò fún ní owó definition yìí ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí àwọn mímọ̀ náà tó ṣe nàbá àwà lérí rẹ̀. ìntọ́ ó ní mufaraqatu rajuli zawjatahu birida'u ala iwadin ya'khudhuhu tàbí ká ní firaqu rajuli imra'atahu ala iwadin yahsulu lahu ìfẹ́dá kí ọkọ gbà láti fìyàwó rẹ̀ lẹ̀ nígbàtí ìyàwó rí pé ara ní ohun lábẹ́ rẹ̀ tí àwọn jẹ́mù ìtí pé pẹ̀lú yọnú ọkọ yẹn lórí nkankankan tọkọ ọgbà láti fi gbé ìjọkọ ọlẹ̀ kí àwọn olè máa lọ láyà tàràfíà nkankan yìí jówó nínú ọlẹ́tọ̀ tí ọkọ bá ń fi ara níyàwó rẹ̀ tí ogun mẹ́jẹ̀mú àṣìfà ọ̀rajà ni ọ́ ó tó wọ́n ṣe sùúrù pẹ̀lú rẹ láti bóyún náà rí ìyàn tó ṣe rí ìyàn tó ṣe rí ìyàn tó ṣe sìgálà àfáà fi bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ló dìgbó bí ṣe rùn ní àpò aṣọ wọn ó ti di ogun in tó sì nìyàn lára tí bá mú nǹkan tó òórùn tí ma ń jáde sí ẹni tó ń mú nǹkan ìfẹ́ ẹ̀rí tó tó bẹ̀ ìnira ìpọ̀ fine ọkọ rẹ̀ ọwà jẹlówó owó rẹ̀ jẹ́ 5 million naira o ti máa afọ́nìyàn ẹlẹ́ yọ̀ndá mi kọ́dà lára tí mo fẹ́ gbà yọ̀ndá yẹn gẹ́gẹ́ bí ẹ̀sìn ọlọ́run ó tẹ́ jẹmí tẹ́ fi kún owó islander yìí tẹ́ fi ra islander 5 million naira ẹ máa mú lọ iná àkọ́kọ́ dorí kodò bí ẹni wípé ó dùn kodò pé ọ̀pọ̀lú gbólókè padà wẹ́ gbogbo nǹkan lákọọ́lẹ̀ náà ọlọ́run ti mayọjọ́ tá fi lù ti mayọjọ́ tá jọ lù papọ̀ tó sábà mi sàdúwà kọlọ́ méjì kọ́kọ́ ní ògodó ó lè fi mú definition wáta ní torí owó kan kódà jáza an yìí kọ́ ní àhá aláàkìsọ́sí láhá àlè tó wọ́jẹ́ wípé ọkùnrin ọ̀nà ìyàwó rẹ̀ lára gbogbo àwọn wà láì náà tọ̀rọ ìwá pọ̀ tààdà àléyà tó fi wá kan lápá ó sì màmá ni wọ́n wá ní wọ́n dá ẹjọ́ fún náà padà obìnrin ní ẹ̀sẹ̀ tó fẹ́ gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ ọwá o òun fi ẹ̀sàn yọ ndara ohun ọmọ wùlẹ̀ gbẹ̀sàn fún imá ẹ̀sàjì máa lọ ọjá zàbẹ̀ ṣùgbọ́n bí tá ń gangan àìdíbẹ̀ jẹmáà kúlúrì so wa ilẹ̀kùn kí a máa túká àyàfi tó bá di àdánwò àti sánmà lòkútàn nítorí wípé tí ó máa bàjẹ̀ láwùjọ kékeré kọ́ ẹwọ́n àdíṣẹ́ wọ́n sàṣọ́lám èso ọ̀nà àmà rẹ̀ ṣẹ́ èyí tó bá lò ń jalè èso ni ẹ̀wẹ́ díẹ̀ náà mẹ́ ẹlẹ́gbà òun dúó láàrin mọ́sálásí àgbàṣí ìmọ̀ ọmọ kọ́ na jamana ni ayẹ́ síwà nìkan lọmọ kí o dágbẹ́ gbogbo orísìsí bá ní ọmọ sọ títí tí kò fi wádé wípé èmi ò bí mọ́ lọ àárín ìyàwó àtọkọ mọ kó sí wọ́n máa fa rọ̀túhùmá ìyìn sì fan méjèèjì ilẹ̀ títí tó fi di anta ant kọ́nà ni wáyà mi yóò tù dé ládé sẹ́sẹ̀ because tí lè wá bá ti ń jò kò sí tí ń jẹ́ ẹ̀sìn fún wa mẹ́ta àwọn àgbàlagbà ní àtílé láti kẹsọ̀ òròdé gbogbo wa tàà wọ́sọ tó kàrùkú wáyé ilé wa rojú ọráyè ni ẹlòmí a máa kọlù pé ẹ no no no mọ́mù wáyìtì kò sáyàmì nìkan bí a sọ̀rẹ̀ bí brian yẹwà òkè pẹ̀lú ògbọ̀lọ́run tí ń ibi irú ìní ọ̀ẹ́ kí gbágbé ò títà pé ẹnìkan parọ́ fẹ́nìkan ìlú ì ó tún fẹ́yàwó tún ma wọ́ lọ́n títì mẹ́wọ́ nínú oní tó ń fẹ́ kan bìkan tó ń ṣe ń bẹ̀ ọba ní òní ìpàdé ẹ̀mì mímọ̀ lọ́jọ́ márùn-ún kan ọba gbogbo ẹnikẹ́ni tó bá borí ọlọ́run àsírí òní tú ní ẹbá bẹ̀rẹ̀ wẹ́wẹ́ bó sì kànáà nù in tẹ́ ma rínú a ní ilẹ̀kùn yí ọkùnrin fẹ́ fi ìyàwó rẹ̀ lẹ̀ obi fẹ́ fọkọ rẹ̀ lẹ̀ ṣebí ni ó ti sí ibẹ̀kọ́ ṣùgbọ́n tá àbà kọ́kọ́ kónú ẹ̀ a ní rójútù alamari bá sì fẹ́ rí jẹmáà a ń pín kankan ní annushuz tí wọ́n bá ní lẹ́ṣàzà ṣe ìrtìfáwọn pẹ́bẹ̀ wànzáàj ìzáàjò rẹ̀tífà kí nǹkan ó gajú ayé rẹ̀ yòókù lọ ọlọ́run ni wáyìí dà kí ìlà ṣùzú fánṣùzú tí mọ́ ní ìrákùn ẹ̀rà dìde fẹ́nìkan fúwẹ́ikọ̀ ma kúntà àlẹ́yìí sáàbìkan fánṣùz wọ́sà allọ́ àrí tẹ́ bá fẹ́ kọ́nà ọgbẹ̀ iná láyé ẹmọ́ sún fún yàn ẹmọ́ jẹ́ ìyẹ́dọ́gbà yìí bẹ́yàn bà sísun èèyàn mọ́ ń gbé dìdí ẹ̀ ju lẹ́fù tẹ́yàn wá tẹ́lẹ̀ lọ ẹmọ́ ohun ìmọ̀nú èdè lárúbáwá ìgbèmú gẹngẹ láǹpẹ́ ni annushuz nushuz kọdíyẹkúnù minal mar'a a máa ṣẹ látọ̀dọ̀ obìnrin a sì máa ṣẹ látọ̀dọ̀ kíni ọkùnrin náà ọkùnrin nushuz tí a bá ní imratun nashiz obìnrin tí ń ṣe o tí ń gbémú gẹngẹ sí ọkọ rẹ̀ kí wá láwọn nǹkan tí ó so máa definition ti ẹ̀ náà jafa'u rajuli imra'atahu وعدم رغبته في معاشرتها معاشرة كما بوبي ìgbélé kọ̀dáná kó wù yẹn jẹ kọ́tẹ́bẹ́dì kó wù yẹn sùn kọ́gbálẹ̀ kéyàn rí pé ilẹ̀ ìwà òkè gbogbo ń tá kíyàn náà wá máa fìdù náà sí pé àà ah, ah, lọ́sì ìgbàlẹ̀ bí ẹni pé àlìjẹ́ lọ́wàá <laughs> kò lè dùn mí fọ́sọ̀ pé àbíkẹ́ ìní ọ́ ó ti fàyọ̀ bá ti ẹjẹ́ ṣẹlẹ̀ rẹ̀ lè fẹ́ kò sí sẹ́sẹ̀ àǹkankan mẹ́ tó di wípé ọkùnrin ọ̀fẹ́ rí obe mọ́nú olé jẹmọ́ àwọn àlìjànú lórí wọn o ṣẹ́tí ìbá ti di alùsùnà ní ìsìn ká farabalẹ̀ o tí àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún yàn láwọn ọgbọ́n ìpínlẹ̀ sọ yìí wọ́n ti pọ́nyàn lépin black lòun white bẹ̀rẹ̀ tí ń wò ní yóò rí mẹ́ o náà ni ó tó wá dájókò tí ọmọ dáwò bẹ́ẹ̀ bá rí èèyàn tí ó súwá sí orí kí tí ń oni ní kí ní jẹ́bẹ̀ ní a bá bẹ̀rẹ̀ yẹ̀yẹ̀ ẹgbà ọ̀lẹ̀lẹ́lẹ́fà olùrànlọ́wọ́ gbogbo àwọn ọ̀rọ̀ dáadáa wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ ọmọ bọ̀nù in tí ń pè bẹ́ẹ̀ ni kọkùnrin ó bẹ̀rẹ̀ ìwà tó bèèrè fi lè ronú pokùnso fóbinulé ọkùnrin tó máa wù èmi ọmọ wù o wọ́n máa wù bẹ̀ẹ́ sí máa wù òun náà ni ó dáyé rìn sínú gàrí wọn yóò sì níyàwó òun ni gbogbo tó bèèrè yóò parọ́ mi ìyàwó yọmọ òkú àbúrò lè ṣe mọ́ rí báyìí bọ́kùnrin bá ti fẹ́ yọwọ́kọwọ́ ẹ̀bà náà lẹ́tẹ̀ ní ogun yẹn síwálá tí wọ́n mẹ́bà tẹ́m̀bọ̀ àìgbẹ́ni tàwọn iléyìn ọ̀tọ̀ yẹra àwọn iléyìn àìgbẹ́ni tí ẹ lọ́sọ tí àbí tó síwálá aṣọ lẹ́yọ̀nù aṣọ tí è pé ọlẹ́kì síwálá ọmọ tẹ́lọ̀ tí ẹni síwálá ìyàwó abọ́ ní ní àndásọ pé ọmọ tẹ́lọ̀ ó ti kó síwálá ẹlòmí ìlọ̀kọ́kọ́ dáná sínú lẹ́gọ́ tó mìyàwó kejì wà yíò ká ń sọ o bí ó pé gbogbo obìnrin lọ́gbọ́n kèèsè gbogbo ọkùnrin lọ́gbọ́n abúrúbùrù wá ọ lẹ́tọ̀ kẹ́yìn ò rẹ̀ lóbìnrin kan iyawo Eh, kàmù fókíní aláàrẹ̀ náà ni ṣùgbọ́n sẹ́mẹ̀ pé obìnrin ìyàwó yàtọ̀ sẹ́rú ìyàwó jẹ́ kíní ó yàtọ̀ sẹ́rú kò sì sẹ́n tó súnmọ́ kùnrin tó yàwó rẹ̀ gẹ́gbọ́n sẹ́ pé kò sẹ́n tó súnmọ́ obìnrin mẹ́tò kíní ó tọ́kọ rẹ̀ àwambọ̀ ọba ní quran kò sì mọ́ lọ́bá sọ fọ́kọ̀ rẹ̀ pé wa qad alimtu anna al-junuba la yaqra al-Qur'an ṣe bí ẹn bá ní jẹ́rẹ̀bà ní ka Qur'ani ọkọ̀ òsìtíwẹ̀ ọya ka Qur'an ọkùnrin tó gbọ́n ni ma ń pé shahidtu bi anna Allaha haqqun bi anna wa'da Allahi haqqun ó sàn bó ṣe sọ kúrò nǹkan in tó wọ́n fẹ́ fi máa parí ajíjú in wa mú wá ní bí ìgbà sí ẹ̀fẹ́ parí ayá ọba títọ́ gbogbo ayé orí aríṣọ́lọ́wà rọ́bìlà alamina musawwimina múnà oní ah balẹ̀ mi in wà fẹ́kẹ̀ẹ́ bínú sí wà láì tí mo rí mọ́ in sì fẹ́ fi ń mi in fẹ́ fi ń ni ẹ̀fúrí jìmì láyé àtàlìkíá mẹ́jù lọ bá ń bí ọkọ rẹ̀ padà fine ọkọ̀ gidi mọ̀ ṣùgbọ́n bí tá ń bọ̀ o ní pé káwọn nǹkan èyò tó ṣẹlẹ̀ àwọn èèyàn ti lọ tọrọ wọn wá di ẹ̀kọ́ ńlá kí ló dé tàà ju àwọn tó dáhùn ọkọ̀ rẹ̀ tí ó bá miss ṣùgbọ́n lónìí ìdàkejì làwọn èèyàn gbọ́ọ́yé ilẹ̀ tí ó fẹ́ sọrú ẹ̀mọ́ gbọ́ọ́yé pé kíni ajọ náà tàbí owó jẹmọ́ mo sì bẹ̀wà kájọ in ti ń fatọ̀ láàkùn pọ̀ lẹ́nu o àwọn obìnrin wọ́n ń pẹ́ mọ̀ páwọn ti kú lé àwọn o wọ́n ń pẹ́ o nítorí wípé ẹn tí ó tréní wọn wọn ò fún láàyè kó tréní àwọn fóònù ní obìnrin mi lù ọdún márùn tí ó lẹ́sẹ̀ máa fura pé iye ah, ọkọ mọ́ wa títí ẹ̀ ti lè tààlà ní ọdún márùn ọdún márùn mọ́ sọ́bẹ̀ ní o tẹ́ bá rí tẹ́ bá ń parí ìjà láàrin lọ́kọ̀ lẹ́yà mi wa ah, ah, sọ ọgbà kó ti kú lè sọ́kọ̀ náà lọ́mbá wí báyìí sọ́kọ̀ náà lẹ́jọ́ ń sọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ lọ́ọ̀sì mọ̀ pọ́n ti fẹ́ yàwó ìyàwó dáná ńgbọ́ ọmọ bá ń kílọ fẹ́yàwó sí sọ́rẹ̀ o àjẹ́lẹ́ ló ń jẹ́rẹ́ o mo ṣe jẹ́dàgbà ní o ẹmbá lájẹ̀ níyà ní orílẹ̀ jẹ́rẹ́ o ta ń bá ọ̀sẹ̀ lẹ́yìn ṣe ọ̀rọ̀ títí ìyá àti ìyàwó ọmọ rẹ̀ ilé rẹ̀ bóò ni ó rí anábì wa sallallahu alaihi wasallam ó wà lé ìjọ kan fa'atatu imra'atun yuqalu laha khawla ọmọ mímọ̀ ń pè ní khuwaila tasgibu rẹ̀ náà ni bíntù sa'alaba àwọn apákan náà bíntù maliki bin sa'alaba ni ẹ̀sàtọ̀ pé khawla bíntù sa'alaba obìnrin yìí ń bọ̀ irú òjìṣẹ́ ọlọ́run ọba islam ló ti dé yìí ọkọ mi aosu ibn summit tó jẹ́ ahù ubadata ibn summit aosu lọ́kọ mi ó sì ti mọ̀rú ẹ̀dà tí ṣe bí i lamam ẹnìkan tí ma bínú òjìnú ó sì ti bàdàgbà in tí a ń bá sí dàgbàlè lórí iná ni ó kùlé kí lọ wá fẹ́ fàyọ́mbẹ̀ ó ní ìrẹ́ ànìyàn ọ ń sọ fún minú lélé nì kí ló sì fa ọ̀rọ̀ yìí ríwáyà pẹ̀ka lórí rẹ̀ apákan ní kírùn lọ nínú ilé ìyàwó rẹ̀ wá kọjá lójú rẹ̀ ó ti sálámà àwọn tán bàbá pé yàwó ń gbé bismillah yàwó ní alhamdulillah náà àyè sí ǹkẹ́kẹ́ ohun ọ̀rọ̀ ayé báyìí inú bá bí o ní kí ti ẹ̀gán kí gan ní ṣe ọgán ṣe àsìkò lọ́mọ̀ wá fi mí sakọ́ anti alayya kazari ummi tí ń bá tó gorí ẹ̀ bí ìgbà gorí ìyá mi ọ̀rọ̀ ìsìrè kí islamu tó dé tíyàn báyé sọ sí àwọ èèyàn lọ́dọ̀ lárúbáwá wọn ò tó fẹ́ amáláyé ayàkàkùn sọ̀kalẹ̀ lórí rẹ̀ ọ wá sọ gbóló yìí sí àwọ rẹ̀ mi lọba bóòdè lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n sáàrin sáwàdà sí nkankan lọba sọ̀ntọ́sẹ̀lẹ̀ ah kí a wá lọ abẹ́sẹ̀ báyìí olójú mi jẹ̀ ti wọ́lẹ̀ padà báyìí sí èmi ò lè kọ́ sí wà á kọ́ ni mo kẹ̀ sọ́dún mọ́sọ́ ní o ah, láwọn èèyàn mọ́dá tó ọba náà ní ikọ̀ ẹlùmínì pé ó ti kọ́ ẹlùmínì ọ̀kọ́ òkìlá ẹjọ́ lọ sọ́lé ẹjọ́ ẹjọ́ lọ ẹjọ́ ẹsìwádìí dára nípa sọ́lórí rẹ̀ ni ló fi padà lé ọba yàwó ẹba inú ìwáyà mi ìgbòjú ẹ̀ wálẹ̀ tí ń bẹ́yàwó padà ìyàwó ní àà èmi àti ẹ ajọ́wójú rí ọlọ́ni sọ́ọ̀mọ̀ pọ́ bá nàbí ìtàkùn bá dìrì ọjàgùn olù akalamali ọkọ mi áúsù torí pé ọlọ́run kẹ obìnrin yẹn pípọ̀ ṣùgbọ́n in táwọn afáàfihàn rẹ̀ wípé látẹ̀dẹ́kìrù wùsàn lè ìsẹ̀ádì zaujiha gbogbo tó bìnrin ìbá ní ní kàpá láti fi jẹ́ kọ́kọ́ rí ọ̀rẹ́rìn wà ń kọ́tọ̀ tó sì rí pé lè bí mọ́mọ́ zọ́harọ̀ mi ní ìgbà lẹ́yìn mi wọ́n sẹ́sẹ̀ ju ẹ̀yìn ya rẹ̀ tó o kí ń dàjú ẹ̀bí àti ẹ̀báhun ah, ó ni ma hmm, ti sọ o لأني بحاجة إليه وهو بحاجة إليه nítorí pé bí orí mi kò lè sáyé rẹ̀ bẹ́mi náà orí lè sáyé mi ayé wa ọlọ́run ti ràn papọ̀ bí n bá ní mo bínú èmi náà lọ tí n bá kún ọmọ lọ ọmọ ìhọ́rà tí n bá sì fẹ́ ọmọlẹ́sọ̀dọ́ rẹ̀ ebi ọpa wọn gbọmọgbọ́gbọ́ra rẹ̀ sí sórí gbogbo tó sọ́dá ṣùgbọ́n tẹ́mì ọ̀sọ̀ ni wípé ìdájọ́ ọ̀rọ̀ kẹ́kẹ́ iṣẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n dájọ́ tẹ́ ló tẹ̀lé rẹ̀ wípé kò lè jẹ́ ọkọ rẹ̀ mọ́ obìnrin ni anábi in tí mọ̀ ń sọ ọgbọmiye in wà jí ọgbọmiye ní ìsìn Allahumma oníṣì máa bínú tí máa sọ gbogbo sí máa kẹ́ fún ẹ̀wọ̀n kan obìnrin wo lórí bá ma yìí tí ó wà ní ọwà fún ẹ̀sì wè mọ́ náà àìmẹ́yẹ obìnrin ló fi rẹ̀ lọ́kọ lónìí tí ń bí máa lè káàkì fi ẹbíun náà ìsinidà tó sì ní sáyé lẹ́mẹ́jì gbogbo ẹn tí ń sọ pẹ̀lú ànẹ́bì rán àwọn máa pẹ́ ń gbékọ̀rọ̀ ọsùnkún ni ó ṣe ọlọ́run sáànsọ́ tí ń sọ obìnrin náà sáàwìn tí wípé ọlọ́ọ̀bá ìwọ mọ̀ kéèkwàjá ìyàwó ìṣàmbẹ̀nù olé jagambela ni bai ànábì ń bá èyàn sọ̀rọ̀ ní ẹnu nanta yawa isha ni tabarakalladhi awsa'a sam'uhu kulla shay mímọ́ fọ́lọ̀ ọba tó jẹ́ wípé kò sí tí ọ̀bọ̀ khawla wa inni la asma'u kalama khawlata man ant tani ọ ẹn tó fẹ́ ṣe tí ò ní fa wàhálà fọ́ mélòó mélòó rẹ̀ tó ń kàkúnlẹ̀ ẹ̀ ti rí tó padà fẹ́nu ẹ̀sọ pé àà ah, kápẹ́tà kọ̀kọ́ ni ìbá ti sorí ibú elé ìmọ̀fẹ́ ọlọ́run dúpẹ́ mọ́tẹ̀tẹ̀ mọ́ sórí nígbà náà tákébà lọ́bà máa sí mélòó mélòó sáà ti sọ́rẹ̀ ìyàwó ṣà ní àà kọ́ọ̀lọ́ tí bàrẹ̀ bí sọ́rọ̀ yìí àwọn kan fẹ́ lọ́nà ọ̀rọ̀ mọ̀ ń gbọ́ àwọn apá kan nínú ọ̀rọ̀ náà ọba adẹ́dà sí ń sọ kalẹ̀ wípé ó wá mẹ́wọ̀n bàtọ́lọ̀ fẹ́ sọ́rọ̀ ṣe kọ́ùlántàn nẹ́bì ni asiri batu Allah Allah tí ìtù fi ẹn tí mọ́ bí ọ̀rọ̀ ò lè kọ́kọ́ mi o àrẹ́bìnrin dẹ́rù náà rínú o ò lè kọ́kọ́ mi o mi náà mi níṣẹ́ wọ́n bọ́ sí fàǹfàí àwọn gbọ́n sọ́mà wà tẹ́ṣtẹ́kì ilallah ọlọ́wà dákọ̀ wípé ó sì wà ní ìwà nẹ́bì no ìwà ń wà bẹ́ mi ọlọ́run látara wà nẹ́bì gbogbo a fi ọba sú ọlọ́run ọba lóhun ẹwọ́n táàmù lálìkì àmá ọba rídà wá ní wàtẹ́ṣtẹ́kì ilallah ọ̀dọ̀ ọlọ́run lóbìnrin kí gbàjẹ̀rẹ̀ wá wallahu yasma'u tahawurakuma gbogbo tẹ́ jọ gbogbo ọlọ́run pàtibọ́ ọlọ́run wá dájọ́ ó ní kún pẹ̀ ọ́ ìdájọ́ yìí àwọn mímọ̀ wá ní gbogbo obìnrin rẹ̀ kọ́ wá kẹ́kọ̀ọ́ lára obìnrin gbogbo ọkùnrin naa náà tó jọ́nú fùfù kọ́ kẹ́kọ̀ọ́ lára àbọ̀mí ìdájọ́ ziyaru òkèṣọ́ lábẹ́sọ̀ lónìí tí ọmọ títà se bí ṣe bẹ́ iná tí mo mọ́ ní ọmọ bínú ọgẹ́ ọmọ bínú ṣe ilẹ̀ iná sọ dáníwà lọ́ọ̀dọ̀ àmẹ́bí gbaná ojú mi ti wálẹ̀ ṣe ti rí pé àwọn ilé ìwé iṣẹ́ tí wọ́n ní kẹ́yàn wá dájọ́ tẹ́gbẹ̀ ẹ̀ṣọ́ ṣe rí wọ́lọ́ alámìnà ni ọ̀rọ̀ lé ayé ọlọ́n tí mo bà tẹ́ jọlù dáa olóògbú pẹ̀lẹ̀ tó bá dárú ilé ìhùn láàrin ọkọ ìyàwó àtọkọ tí ó ń jọ sọ báhùn àti yíkẹ mú ọ̀nà láti ẹjọ́ tẹ́ǹparọ́ torí pé agbọ́ọ̀sọ́ dáadáa ó ń ṣe ọlọ́n ni látàzálù ummati bi khair ummai ekú ọmọ kébi ekú fún yíò ẹyẹ ọmọ kébi ẹyẹ gbogbo nǹkan yọmọ létòlétò ma lam yafshu fihim waladu zina tọ́mọ zina ọba tí ìfànká láàrin ó ń kálùpọ̀ wá sọ ó bóòdè pé nídìlé bàbá mi àti ilé ìyá mi kọ sọmọ yọ kan bẹ̀ tọ́ bá sí ìrìbí ọlọ́gbọ́ gbàṣẹ́ ẹ̀hún kó ń kálùpọ̀ sọ ṣe bí inú wọ́n mọ̀ ẹ̀kọ́ ń kálùpọ̀ náà sí ọkọ̀ sọpótọ́ fẹ́ ọwà náà ni o rísìtì lóyún o wọ́n sì láwọn ọkọ̀ rẹ̀ ń o èmi náà ma bá sọ orílẹ̀ o kí lọ́kà àwọn pẹ̀lú pọ́n sẹ́sìn èyí tàà tí bàbá àti o tó ọ̀bá sí múkàkàwá tí èdè parí oṣù o obìn àyíjọ́ ọ̀rọ̀ mọ̀kàn lọ́kọ́lọ̀ dáhùn kó sànú wa ẹni tí rí gbámúpò lólóyún nìsì olóhun ọgbà torí èm tó fi kléèmù pò lóyún àwọn méje làwọn ṣe ó sì nọmbà 5 gbọ́nà ìlú tẹ́mì àti ti ń bẹ lọ́wọ́ òjòrò ta ti ń bẹ jata tí ó kọ́ tó ń kálukú wò wípé jẹ́máà kèéségbà tó ń kálú tọ́pọ̀lọpọ̀ èèyàn fẹ́yàwó wọlé òun ní ju bọ́m̀bù mú lé ara rẹ̀ ó ti bló lè ń fún rẹ̀ sáájú kó bí tó ọlọ́njọ́ ó o nínú ẹn tó jì o ti fọ́jú pọ̀ o nínú ẹn tó yọ